الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أرقف الله سبحانه وتعالى تي ó فوالاتي ní ọrùn fún wa láti péjọpọ̀ láti rántí ní ilé kan nínú àwọn ilé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala lórílẹ̀ an bẹ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ẹ̀san irú nǹkan báyìí kọ́nà ọba kó má dùn wọn ní ládàá rẹ̀ kó jẹ́ kí a bá lọ́jọ́ tí owó téèyàn ní gbogbo dúkìá téèyàn ní gbogbo ọ̀rọ̀ téèyàn ní gbogbo ọmọ téèyàn bí kò ní síyàn láǹfààní lọ́dọ̀ Ọlọ́run Ọba àyàfi ẹni tó bá pàdé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala pẹ̀lú ọkàn tí ó bọ́kò níbi ẹbọ àti àwọn ìwà burúkú ibi tá dé nínú tírà Takhirul Aynayn tí al-Allama Ubayd ibn Abdullah ibn Sulaiman al-Jabiri tàbí ṣàlàyé Aqidatu Raziyayn so náà ni ibi tí gbọ́lọ́hun al tí ọmọ wọn gbà wá látọ̀dọ̀ wọn pé tí ọmọ Abu Hatim gbà wá látọ̀dọ̀ àwọn méjì ní pé wà nasma'u wa nuti'u liman wallahu Allahu amrana wala nanza'u yadan min ta'ah ní pé a ma gbọ́ a sì ma tẹ̀lé fẹ́ni tọ́lọ́wọ́n bá Sheikh Ubayd wọ́n ti wá sàlàyé fún wa wọ́n ti bẹ̀rẹ̀ sí sàlàyé nǹkan yìí fún wa wọ́n sì sàlàyé kọ́ìdù tá fi tẹ̀lé àwọn olórí so kọ́ìdù tá condition tá ma fi tẹ̀lé àwọn olórí òun náà ni wípé kíni ó gbọ́dọ̀ kò gbọ́dọ̀ jẹ́ pé níbi ẹ̀ṣẹ̀ ni ni so yé so wọ́n ni wa mimma afatuhu wọ́n ní Sheikh Ubaidin sọ pé nínú àwọn àǹfààní tí mo ṣe lọ́dọ̀ àwọn ẹni síwájú wa alladhina warithna anhum fiqha alkitabi wa sunna àwọn tá jogún àgbọ́yé àti sunna látọ̀dọ̀ wọn wa hum والصحابة ومحمد صلى الله عليه وسلم wọ́n ní àwọn olùmọ̀ ìlú wà láàrin wa àwọn ni wọ́n jẹ́ intermediary láàrin wa sí àwọn tàbí'in so àwọn náà jẹ́ intermediary láàrin wa sí àwọn ẹni síwájú náà àwọn tàbí'in àtàwọn sọ̀hábà àti annabi sallallahu alaihi wasallam gangan fúnra rẹ̀ irú intermediary wọ́n ń sọ kìí ṣe intermediary wasila ẹbọ ara ní pé àwọn tí wọ́n jẹ́ connection ìtumà rẹ̀ nìyẹn so àwọn tí wọ́n jẹ́ connection ó sì máa ń wá nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ so nínú èyí tó pọ̀ gan ní pé a ah, mú ẹni báyìí ní hujja láàrin rẹ̀ àtọ́lọ́wọ́ ọba so ní pé mú lẹ́rí láàrin rẹ̀ àtọ́lọ́wọ́ ọba kí ni ìtumà rẹ̀ ìtumà rẹ̀ ni pé mú àwọn àlàyé tí ń ṣe nípa súnnà so àwọn nǹkan tó gbà wá nípa àlàyé Qur'an so mú ní hujja láàrin rẹ̀ àtọ́lọ́wọ́ ọba so ní pé á ah, tọ́lọ́wọ́ ọba bí olójọ ọgbìn ní pé á ah, kí lórí tó fi ṣẹlẹ̀ torí pé in reality tí yẹn bá mọ́ àwọn èèyàn kọ̀ọ̀kan ní hujja èèyàn tí yẹn so kò sí èèyàn mọ̀ padà sí Qur'an àti sunna gbogbo wa lápẹẹrẹ sí tí yẹn bá mú Imam Malik ní hujja láàrin ìyàtọ̀ Ọlọ́run bá kí ni Imam Malik ń sọ kullun yukhadhu min qawlihi wa yurad so kódà ó ti mọ̀ pé tọ́kọ̀ kódà tí Imam Malik gan tó bá sọ̀rọ̀ tí súnnà bá sọ so súnnà lè yóò mú torí pé Imam so tó bá lùjẹ́ ọgbẹ́ndẹ́ tó bá nítọ̀ Imam Malik torí mo tẹ̀lé so ah aláwọ̀kọ́ náà Imam Malik gbà wà nínú Muwatta ẹlẹ́kejì pé Imam Malik ti sọ fún ọ pé gbogbo èèyàn lèyàn máa múnú ọ̀rọ̀ rẹ̀ lèyàn sì máa ń dánú àyàfà Nabi sallallahu alaihi so Imam Malik tó ah, ó yẹ kó dọ̀rọ̀ mínú ní àwọn èèyàn káwọn ẹgbẹ́ tí a bá mú yẹn ní hujja láàrin ìyàtọ̀rọ̀ wọn ba kò súnmọ́ kí yẹn sínà so gẹ́bà àwọn olùmọ́sí ma ń sọ nípa àwọn sálàfù tó pọ̀ rere wọ́n sọ nípa imam ahmad pé imam ahmad hujjatullahi hujja bayna allahi wa bayna khalqi so báwọn olùmọ̀ yẹ báwọn ṣe bọ́n ṣe dúró sísin tó nìyàn tọ́ wọ́n ní tí a bá mẹ́lòmí ní hujja ó lè padà já sí ṣírkò wọ́n ní dọ̀mẹ́nẹ́tù ah, iddatu rasail ومنها ولله الحمد اتحاف البشر بمنزلة ولي الأمر وفق الكتاب والصحيح, آه وصحيح الخبر wọ́n ní nínú àwọn nǹkan táwọn fi sàwọn èèyàn láǹfààní látọ̀dọ̀ àwọn àìmà ẹ̀sìn látọ̀dọ̀ àwọn ẹni síwájú ẹ̀sìn so àwọn tó ṣe pé àwọn jogún Qur'an àgbóyé Qur'an àti súnnà látọ̀dọ̀ wọn so àwọn sì wọ́n sì jẹ́ hujja láàrin wa àti àwọn tabi'in àtàwọn sahaba àti Muhammad sallallahu alaihi wasallam ìtumọ̀ rẹ̀ ni pé nínú tíra táwọn kọ àwọn kó àwọn nǹkan ìjọ wọ́n ضمنته أبي ضمنته عدة رسائل mo kó sínú rẹ̀ orísìírísìí àwọn ọ̀rọ̀ sáìl orísìírísìí àwọn ọ̀rọ̀ wa minha walillahil hamd wọ́n ni walillahil hamd wal minna wọ́n ni nínú rẹ̀ òun náà ni itihaful bashar so tíra ìwọ́n dákọ̀ tíra ìfúnwa tíra táwọn fi sàrùmà láǹfàní so yi bayan so wani wa amma al-qaydu thani tẹ́ bá gbàgbé wọ́n sọ kíníkà fún wọn bí lọ nípa qaid tí èyàn ma fi tẹ̀lé lórí so qaid tí èyàn ma fi tẹ̀lé lórí wọ́n sọ mí báyìí pé wọ́n ní walam ya'ti mutlaqan ní pé ìtẹ̀lé lórí kò wá pẹ́tọ̀ kan bá tẹ̀lé lórí lọ gbọ́ báwọn wọ́n ní falahu qaydan ó ní nǹkan méjì tó máa ń dè aláwọ̀kọ́ gbọ́dọ̀ jẹ́ níbi ẹ̀sẹ̀ ọlọ́run ọba olórí gbọ́dọ̀ sọ pé ó yá ẹyá máa mú tí pé ó yá sí kèfèrí pẹ̀lú ọlọ́run ọba so wọ́n gbọ́dọ̀ pààyàn lẹ́sẹ̀ kí èyàn wá tẹ̀lé ìyẹn èyàn ní tẹ̀lé pẹ̀lú ihtiram náà ni ó gẹ́bí Imam Ahmad sẹ́nsẹ́ pẹ̀lú ihtiram pẹ̀lú àpọ́nlé ya amiral mu'minin itini bi ayatin min kitabillah أو سنة من حديث رسول الله صلى الله عليه وسلم so pẹ̀lú àpọ́nlé gẹ́bí Imam Ahmad sí ti kéèsè pẹ̀lú pé ah ó wá ní kébì mútí ah so ara ò pẹ̀lú àpọ́nlé náà ni wọ́n ni wà thani kaunuhu bil ma'ruf so gbọ́dọ̀ díẹ̀ lórí dáadáa wọ́n ni wà amma al-qaidu thani wọ́n ni condition ẹlẹ́ẹ̀kejì ni pé èyàn ma tẹ̀lé lórí lórí dáadáa fil ma'ruf wọ́n ni qawluhu innama ta'atu fil ma'ruf ẹ wo fiqh ẹ wo àgbọ́yé tó jiná fáwọn olùmọ̀ wọ́n sì yàtọ̀ láàrin pé ìtẹ̀lé tí wọ́n ma tẹ̀lé lórí kọ̀ọ̀rọ̀ jẹ́ níbi ẹ̀ṣẹ̀ ẹlẹ́kejì wọ́lọ̀ jẹ́ níbi kíni fil ma'ruf so yẹ́nà gbogbo àyín ni ma wá ni o yàní ma huwa ma'arufun shara'an that is nǹkan tó jẹ́ ma'aruf nínú shari'a so nǹkan tó jẹ́ ma'aruf nǹkan tó jẹ́ dáadáa nínú shari'a wani wa hadha al-hadith wani hadith yíò so nǹkan tó jẹ́ dáadáa nínú shari'a lè yíò ma ibẹ̀ lè yíò ma títẹ̀lé àwọn olórí so ó lè má jẹ́ ẹ̀ṣẹ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala bọ̀ sí ma'rufu ni wọ́n ní fa fi sahihayn wọ́n ní kíní yóò ní kíso ó ní ìtẹ̀lẹ́yìn wọ́n ní ana aliyin radiyallahu anhu wọ́n látọ̀dọ̀ aliy ó ní qala ba'atha an-nabiyyu sallallahu alaihi wasallam ó ní ànábì gbé dìde o sariyatan so ànábì gbé dìde àwọn ọmọ ogun kan so àwọn ogun tó ṣe pé annabi sallallahu alaihi wasallam gani rẹ̀ ní ma ń pè ní kíni so wọ́n ni wa amara alaihim rajulan min al-ansar wọ́n ni annabi wá fi ṣe olórí lé wọn lórí so alákùnrin kan nínú àwọn ansar وقال وصق أليس قد أمر النبي صلى الله عليه وسلم أن تطيعوني سي النبي صلى الله عليه وسلم موتي باين لسن نبكي تلمي قالوا بلى ونبيني قال قد عزمت عليكم أني موتي ديسالي لين لوريو لما جمعتم حطبا وأوقدتم نارا ثم دخلتم فيها ní pé kẹ kó àwọn igi ìsẹ́pẹ́jọ so kẹ wá dáná kí gbogbo yín wá máa kó wọ̀bẹ̀ wọ́n ni fajama'u hatoban so wọ́n kó àwọn igi ìsẹ́pẹ́jọ wa awqadu naran wọ́n sì sẹ́ná sí falamma hammu bidukhul nígbà tán fẹ́ wọ́n náà faqama yanzuru ba'duhum ila ba'd ẹnikini wo ẹnìkejì náà pẹ́tọ̀ wọ́n ni qala ba'duhum wọ́n ni wọ́n sọ pé innama tabi'na an-nabiyya firaran minan nar

ìbínú rẹ̀ wá lọ́lẹ̀ wọ́n ni fàzúkìrọ ìnàbí sallallahu alaihi wasallam wọ́n wá sọ́fà nàbí sallallahu alaihi wasallam fàkọ́ọ̀lá nàbí ní láwùdákọlúhà tàbí ìwọ̀ náà ma kharaju minha abadan wọn ní jáde bẹ̀lá iráyé ẹwùn kẹwọn annabi sallallahu alaihi wasallam ló pa wọ́n láti kama tẹ̀lé nìyàn ṣùgbọ́n ìtẹ̀lé ó ní ìdí so anabi gangan anabi gangan ló specifically lanabi sọ wọ́n ni pé ẹ máa tẹ̀lé nìyí so an bẹni ìtàsí ẹni tí wọ́n tẹ̀lé tí ń tẹ̀lé olùmọ̀ abẹni tó rọ̀kó olùmọ̀ ní tí wọ́n tẹ̀lé lórí àtẹ̀yí tó tọ́ àtẹ̀yí tí ó tọ́ wọ́n ni law dakhaluha ma kharaju minha abadan anabi ni innama ta'atu fil ma'ruf ibi tí ti máa ń tẹ̀lé yẹn níbi ni o wa hadha alladhi amarahum bihi amiruhum wọ́n ní nǹkan tí amir wọ́n pa wọn láṣẹ laysa min al-ma'ruf kò sínú dáadáa wọ́n ní wa kadhalika min al-ma'ruf so wọ́n ní nínú ma'ruf nínú pé nǹkan jẹ́ ma'ruf pé nǹkan jẹ́ dáadáa an yakuna ma amara bihi waliyul amr kó ṣe pé nǹkan tí olórí pàṣẹ rẹ̀ maqduran alayhi bihi aadatan nǹkan tí ní kapa lórí ẹ̀ so nínú àṣà ni pé ẹni yìí lè ṣerú báyìí walahum ay al-muslimin fihi maslaha àǹfàní sí bẹ̀m̀bẹ̀ fáwọn musulmi ka an ya'mura ahla qaryatin bi bina'i masjid bí kó pa àwọn aráàlú láṣẹ pé tọ̀ ọyẹ mọ́ masalasi ẹ kọ́ masalasi wọ́n ni wa yaqul la tusallu fi shams pẹ̀ ẹ mọ́ kínú lábẹ́ oòrùn fi jiddati àti tó tútù náà bá mú wọ́n ní wọ́n ní qad nas sallu fi buyutikum aw ibnu masjidan wa nahnu wa nahnu qad na'nikum wa nahnu qad nu'inukum wa qad la nu'inukum so wọ́n ní gẹ́ẹ̀bí nísìn kó sí pé nǹkan tó pa àwọn aráàlú láṣẹ kó sí pé nǹkan tí wọ́n ní kápá lórí ẹni so gẹ́ẹ̀bí kó pa wọ́n láṣẹ pé kọ́ mọ́sálásí ọwọ́n sọ fún wọn mọ́mà kírùn lábẹ́ oòrùn so wọ́n ní ọwọ́n sọ pé ẹ̀ tí ń affect àwọn èèyàn pẹ̀lú bẹ́ẹ̀ sí jẹ́ kán máa kírun lábẹ́ òrùn yìí ó ní ẹmọ kírun lé yín àbíkẹ́ sí kíni àbíkẹ́ kọ́ mọ́sálásí so wa nahnu qad nu'inukum asli ràn yín lọ́wọ́ wa qad la nu'inukum asli mọ́ sí mọ́ so asẹ́mù ọ̀tọ́ àníwá ní ó ní kọ́ ìdù méjì so ìtẹ̀lé àti ìgbọ́rọ̀ sí lẹ́nu so ni wọ́n sọ pé o ní kọ́ ìdù méjì o ní condition méjì so ima tẹ̀lé àti ìmá gbọ́rọ̀ sí lẹ́nu ó ní wọ́n sọ pé ó ní kọ́ ìdù méjì so ima tẹ̀lé àti ìmá gbọ́rọ̀ sí lẹ́nu so wọ́n ní so wọ́n ní al'amuru athani wọ́n ní al'amuru ẹlẹ́kejì qa'idatu ahli sunnati wọ́n ní principle àwọn ahli sunna wọ́n ní wa manhajuhum àti manhajun wọn fi dhalik níbi eléyìí annama yasduru an waliyi al'amur wọ́n ní àwọn kan tó ma ń ṣẹlẹ̀ látọ̀dọ̀ waliyi al'amur la yakhlu min ahwalin thalath wọ́n ní kò ju mẹ́ta àwọn nǹkan tó lórí máa ń ṣe àwọn nǹkan tó máa ń ṣẹlẹ̀ látọ̀dọ̀ waliyul amr àwọn nǹkan tó máa ń àwọn àṣẹ so tó máa ń ṣẹlẹ̀ látọ̀dọ̀ waliyul amr kò lè ju mẹ́ta lọ olórí bí o sì máa bó lórí lónìí o wọ́n ni ihdaha wọ́n lára ọkọ́ so wọ́n ni kó pàṣẹ ọ̀ràn yẹn ni pẹ̀lú ẹ̀rí aw ijma'an àbí pẹ̀lú àpanupọ̀ inú fayajibu lahu fihi as-sam'u wa ta'a níbi eléyìí ó pọn dandan kíyàn máa gbọ́ kíyàn sí kíyàn tẹ̀lé lórí wọ́n ni ta'atan lillah ìtẹ̀lé tọ́lọ́wọ́ bá àtòjíṣẹ́ rẹ̀ lórí ní ti pé ní ti débọ̀ tó ti débá ó yẹ mọ́ yọ zaka ó yẹ yọ zaka so a ti mọ̀ pé lèyìn náà tẹ́lẹ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala pàṣẹ rẹ̀ so wọ́n ni wa mithluhu wọ́n ni irú eléyìn náà ni pé law yanha an muharramin gẹ́bí kólórí máa kọ nǹkan tó jẹ́ wọ̀ ka tijarati bil khamri gẹ́bí ó ó kí ẹ máa ta ọtí so kí ẹ máa ta ọtí olórin ara ṣe ẹgbọ́dọ̀ ta ọtí o wọ́n ni law naha anha wọ́n tó bá kọ̀ fayajibu ala al-muslimina ó dára yà lórí musulmi alla yutajiru bil khamr so law adda al-amru ila an ya'kulu min al-a'shab kódà kò bá sí pé wọ́n padà máa jẹ koríko wọn ta ọtí so bó ìṣe rí nípìlẹ̀ gan náà nìyẹn kódà bó lórí máa pàṣẹ rẹ̀ tí èyàn gbọ́dọ̀ táwọ́ tí wọ́n ni àtsáàni wọ́n ni ẹlẹ́kẹ́jì an ya'muru bi amrin tó ní gbogbo àwọn nǹkan báyìí nírò àwọn ìlú báyìí so in tí ìta mùsùlùmí kó sí ni o máa tọ́ tí máa ṣiṣẹ́ lé ọtí ẹni mùsùlùmí tún ṣiṣẹ́ lé ọtí so wọ́n ni àtsáàni wọ́n lẹ́lẹ́kẹ́jì an ya'muru bi amrin fi shar'i ala sabili nadbi wọ́n ní kó ń pàṣẹ nǹkan tó ṣe pé nínú ṣẹ̀ríà òkìní yẹn ṣẹ̀ríà ó gbà wáyànjú rẹ̀ ni aw mimma yasughu fihi al-ijtihad àbí nínú àwọn nǹkan tó ṣe pé ijtihad wọ̀ ni fa hadha kadhalika yusma'u wa yuta' lahum so lori pa owó lórí nǹkan kan tó yí pé ṣẹ̀ríà náà encourage ẹni olórí wá pàṣẹ rẹ̀ pé ó yá ẹ máa ṣe so ṣẹ̀ríà encourage ẹni olórí náà wá ni, pé ó yá ẹ máa ṣe lápẹrẹnsì kí ẹ máa wọṣọ funfun so a mọ̀ pé nínú nǹkan nabi sallallahu alaihi wasallam tó yìí ni khairu ní khairu thiyabikum al-aswad wa kaffinu fihi mawtakum so ní pé aṣọ yìí tó dáa jù ní aṣọ funfun ẹsì máa ṣe kí ní ẹ máa sin àwọn òkú yín sínú bẹ̀ olówá ní gbogbo yín látò nílọ ẹ gbọ́dọ̀ wọ́sọ mímọ̀ àfi aṣọ funfun ẹ̀rọ ah kí ló dé freedom náà ah, freedom of eh, kíní kan yíṣà freedom kan fún so bá sí máa ṣe nìyẹn tán bá ti fẹ́ dá wà láàkálẹ̀ wọ́n kàn wá freedom kan tí wọ́n sọ kíní freedom bóyá freedom of clothes. àbí nǹkan ni ó pè so so gbogbo gbogbo wọ́n sá pé yóò sàárá ara àbóòlù wọ́n ṣe máa sí kíni bóòlù wọ́n ṣe máa wọ́sọ funfun black no, fẹ́ máa wọ̀ pé ah kíni black àbí blue àbí purple ló fẹ́ máa wọ̀ so àbí bóyá olórí ni á ah, olórí ni ọya gbogbo yín ṣe lè ń wájìbù ti ẹni tẹ́lẹ̀ so pé bóyá gbogbo yẹn má ọyá ẹnìkankan gbọ́dọ̀ gẹ́rùn gbọ̀mọ́ sórí ń wájìbù ní tẹ́lẹ̀ wọ́n ní ah, ara ọ̀ pé sóhun lè máa ṣe tẹ̀kfífù rẹ̀ èmi tó bá wò lè máa ṣe tẹ̀kfífù rẹ̀ èyí tó tẹ̀kfífù kéèyàn mú nǹkan ó wá wúwo débi pé wọ́n jẹ́ òṣùwú so kò sí hajjá fún takfifu kẹ́kẹ́ so àbí àwọn nǹkan mí bẹ́ẹ̀ so bẹ́yà bí olórí kópa àwọn obìnrin láṣẹ so nǹkan tó sì pé mustahabu ní tẹ́lẹ̀ ó wá so yẹ́ bí kó sọ fún àwọn obìnrin pé ó yá gbogbo yín pátápátá gbogbo yín ẹgbọ́dọ̀ máa kírùn ún lè ní ẹ̀sì àṣìbọ́dọ̀ rẹ̀ ní kankanú ní masalasi so mustahabu náà ni tẹ́lẹ̀ kóbi ní ṣe kíni òun ni aslu so alaktilaf so ní pé kóbi ní kírùn lé so àkílùkọ rẹ̀ èyàn ó gbọ́ èyàn ó tẹ̀lé ní pé ah olórí ti sọ wọ́n ní kódà kí wọ́n máa rí so kódà kí wọ́n máa rí kó má ṣe pé ní tó orí so lábẹ́ báàbù yìí náà àwọn nǹkan tó ṣe pé nǹkan tó ṣe pé irú irú bóyá àwọn àwọn olùmọ̀ tí wọ́n jẹ́ àwọn olùmọ̀ ìlú náà sọrún nǹkan báyẹn olórí wá jẹ̀wọ́n lóǹtẹ̀ lórí ẹ̀ pé ọya ah, àwọn èèyàn ẹ̀wọ̀n sí kẹbàá inú tó jẹ́ mustahabu lánsọ̀ inú tó jẹ́ mustahabu lánsọ̀ so wọ́n ni jam'an lil kalima wọ́n ni yusma'u wa yuta'u lahum yóò gbọ́rọ̀ yóò sì máa tẹ̀lé wọn wujuban jam'an lil kalima abẹ́lò mi bóyá òun rí pé à ní kọ́ọ̀bù so nínú àwọn táwọn rí ní kọ́ọ̀bù ní pé mustahabbu ni so nínú tó rí bẹ́ẹ̀ so bó tẹ̀ sí pé kìí sóhun ló lálàáfíà so wọ́n wá rí bẹ́ẹ̀ olóríwá ní ara gbogbo yín ẹ má lò ni ah oppression kìníkà kìníkà eh, women women slavery so gbogbo àwọn kama yẹn ìpé olórí ní ojú ọ̀nà gbogbo àwọn bí gbogbo àwọn ṣọ́pù tó bá ti kọ́ ojú ọ̀nà táwọn ọkùnrin ó máa gbà wọlé kó yàtọ̀ sí ojú ọ̀nà táwọn o ó máa gbà wọlé pé ah ẹwò yẹpẹrẹ àwọn obìnrin wọ́n rò pé àwọn ò lágbára tó wọ́n lè máa gbà bí táwọn ọkùnrin wọ̀ ẹ wo kíyàn tí ẹ̀mọ́ ní láàká ìgẹ̀ ẹ̀dàkùtọ̀ náà àpọ́lẹ̀ wo ló wà ń bẹ lẹ́yìn rẹ̀ àwọn kan sọ ní o kí lọ́kọ́ rẹ̀ àwọn náà ń lọ wo bọ́ọ̀lù náà ni so àwọn tó lọ wo bọ́ọ̀lù nínú àwọn lù so gbogbo àwọn bọ́ọ̀lù tó ń ṣe kí so àìníkànsí àti ìmọ̀fàkókò ṣòfò so wọ́n ń sọ wọ́n ní à ìgbàtà àwọn wá ibi bọ́ọ̀lù táwọn lọ wò bọ́ọ̀lù àgbáyé so ìfọ́núfọ́ra àgbáyé so wọ́n ní wọ́n níbi táwọn ti fẹ́ wọlé gbá ayé ọkùnrin lọ́tọ̀ ayé obìnrin lọ́tọ̀ pé what's this so wọ́n rò pé òun ò fẹ́ni tó lè gbàbí táwọn ọkùnrin gbà wọlé mi ẹlàpọ̀ ẹwọ̀n kan sẹ́wọ́ ẹwọ́ ẹwọ́ wọ́n ti ṣe dá ìròrí àwọn èèyàn kòrò wọ́n ní jama'an lil kalima kí yẹn gbọ́rọ̀ sí wọn lẹ́nu kódà kó mọ́ jẹ mọ́ kífù ti ẹnu kí yẹn gbọ́rọ̀ sí wọn lẹ́nu wa qat'an lidabiri alfurqa so àti kí yẹn fi gé pé àwọn èèyàn mọ̀ pé yà kí yẹn fi gé dànù famathalan wọ́n ni lápẹẹrẹ sí law anna fil baladi ta'ifatayn min ahli al-ilmi kó ṣe pé àwọn àjọ méjì ló nínú àwọn olùmọ̀ ta'ifatun tamna'u at-talaq al àwọn ọjọ́ kí àwọn sọ pé kò gbọ́dọ̀ sí talaqul bid'i kí ni talaqul bid'i gbogbo wa láti ma so ẹni tí ò bá mọ̀ kò wá dáwọ́rọ̀ ni àbí kò tẹ kò gbọ́ kò wá kò tún gbọ́ wọ́n ni tamna'u talaqul ma'al ithmi pẹ̀lú ẹ̀ṣẹ̀ ẹni ẹlẹ́ṣẹ̀ a máa ó wọlé wọ́n ni fa'idha akhadha waliyyul amri bi ahadil qawlayn tí ó lórí bá fi lè mú ọ̀rọ̀ kan tabi'na àtẹ̀lé ni ó so àtẹ̀lé ni pé ah, olórí ní a ah, talaqul bid'a yẹn ẹni kankan bọ̀lọ̀ gbogbo ẹni tó bá tún ti wá sí ká máa fi lẹ́gbà 50-50 so ó ti túnmọ̀ pé a ah, èèyàn gbọ́dọ̀ sí mọ́ nìyàn wọ́n ni athalith e tó fi se pé nínú àwọn tó ma ń jẹ́ kọ́ọ́dí wọ́n ma ń kéré gan nínú pé wọ́n ma ń se àwọn kan tó jẹ́ àwọn halakọ́t àwọn so àbáwọn kan tó jẹ́ mọ́ báyẹn so àbí ìgbà tán bá wà ní ipò kọ́ọ́dí yẹn gan ní pé ó ká ma ń kéré torí gbogbo sọ àwọn nǹkan tí so in tó fi ṣe pé nínú tàn ó kéré gan àwọn kọ́dí pọ̀ gan àwọn kọ́dí pọ̀ gan bó ó kéré gan àwọn tí wọ́n wọ́pọ̀ ní tẹ̀sínífù àti tààlífù àti muhadarot báyìí wọ́n ni athalif wọ́n lẹ́lẹ̀kẹta ma kana ma'siyatan lillahi wa li rasuli wọ́n ni nǹkan tó ṣe pé ẹ̀ṣẹ̀ ní sọ́lọ́wọ́n bá àtòjíṣẹ́ rẹ̀ dilalati nassi awil ijma' pẹ̀lú pé pẹ̀lú ẹ̀rí nassi pẹ̀lú ẹ̀rí tó sọ àbí àpapọ̀ fa innahu la ta'ata lahum fi èyàn ní tẹ̀lé wọn bí eléyò ka an ya'mura bil tijari bil khamr gẹ́bí kólórí ma pàṣẹ pé kọ́ ma tọ́tí àbí kólórí ma praise rìbá ní pé á ah, gbogbo àwọn tán yẹ̀rìn yẹn rìbá ẹ̀kárẹ̀ ẹ̀ṣẹ̀un ẹ̀jẹ́ kẹ́kọ́nọ́mì dáa ni so ara ọ̀ èyàn ní tẹ̀lé lórí ọ̀ àwọn ghairihi minal muharramat ó jọni lójú gan pé àwọn tó máa ń tako lórí jù àwọn ni wọ́n máa ń tẹ̀lé àwọn olórí níbi ẹ̀ṣẹ̀ jùlọ alhamdulillah so àwọn tó máa ń tako olórí jù àwọn náà máa ń tẹ̀lé olórí jù níbi ẹ̀ṣẹ̀ ni ó máa tẹ̀lé olórí o àmọ́ òun náà ni ó máa tako yasunnu kọwa aw yasunnu kọwa nínà lè ríbà àbí kí ó àwọn òfin rìbá fil mahallati tijariya láwọn àyè tán tí ń tọ́jà jẹ́ ẹ má ṣe rìbá the new interest rate is just 20% so ní pé ẹ má ṣe rìbá lọ wọ́n ni wa ya'muru an-nasa bittiba'ihi ní tí wọ́n ń pa àwọn yàrá sẹ ká máa tẹ̀lé interest rate ó tún lè padà yí padà wọ́n ní fàlá yóò tọ́ àwọn fi hádà èyàn tí è ní gbọ́ interest tí wọ́n hádà ti ara wọ́n ní lè anna hádà máa sí àgbẹ́rẹ́gbẹ́lẹ̀ yẹ ẹsẹ̀ ní o wàlá tọ́ àtàfi máa sí àti lè sọ gírí náà kẹbí kò sì sí pé yẹn tẹ̀lé níbi ẹsẹ̀ fẹ́ni tó kéré ní àbí tó dàgbà sẹ́yìn so mọ̀ ní pé alámọ̀rí tó jẹ́ tí tí è ṣe mustahab tí è ṣe gini tí è ṣe haram ńkọ́ so ilé yìí náà yóò tẹ̀lé lórí náà rí èyàn ní wọ́n sábẹ̀ pé ẹn kìí ara o ìwọ́kọ́lò èyàn kọ́lẹ̀ yóò kọ̀ dárọ̀ masọ́lẹ̀ àbí mafasid ní pé ilé yìí ṣe ma'ruf ma'ruf ṣe bí tọ́wàtàfil ma'ruf àwọn mọ̀ tí wọ́n rí ìwọ tẹ̀lé wọn so ní tí èsẹ wájib tí èsẹ mustahab táwọn olórí bá fi pàṣẹ rẹ̀ ó gbọ́dọ̀ tẹ̀lé wọn lópin gbà tí èbá ti ṣẹ̀ṣẹ̀ so lópin gbà tí èbá ti ṣẹ̀ṣẹ̀ lágbàáyẹ̀sẹ̀ àwọn olórí ní gbogbo yín ẹ gbọ́dọ̀ gba títì báyìí báyìí báyìí mọ́ so fún odidi oṣù oṣù kan níbo èmi kí mọ́ gba títì kìíní àárá ọ̀ so ẹmọ owó kódà látara ìwó pẹ̀lú àwọn olórí táwọn èèyàn máa ń ṣe ìmọ̀ ń bí orí oríṣiríṣi àdánwò tàbí wọ́n wà bá ẹ wá ṣẹlẹ̀ àwọn olórí náà wọ́n tún dá sílé lórí pẹ̀á bó ṣe lọ pa àwọn èèyàn jò nínú nù dápò àwọn èèyàn ló pa wọ́n sọ fún yín pé ẹ má ṣe nǹkan báyìí báyìí báyìí báyìí ó tẹ̀síwájú ọlọ sí pé ààrá kí ni sẹ́wọ̀n kẹ so wọ́n ní Aso ah, yíó tẹ̀lé lórí ni o ẹmọ́tọ̀ títí mọ́tọ̀ agbo báyìí ẹmọ́ jáde rárẹ́ má jáde agbègbè báyìí báyìí báyìí ẹmọ́ jáde ń bẹ̀ lálẹ́ má jáde wọ́n ni wàhá ahùn na amụrụ. sí yíò wà máa tẹ́tí ni máa ara o ẹni bá ti ni ó gbọ́ nàbà wọn nàbà tútù wá ni pé kò sẹ́ni tí máa ń gbọ́ tí máa ń tábà ní ní kò sẹ́ni tí ma ń gbọ́ news gbogbo wà tí ò ní lè máa takọ àwọn olórí kò sẹ́ni tí ma ń gbọ́ ẹni tí ma ma ń dún ní ma news yóò mọ kórìíra àwọn olórí yóò sì ma takọ yóò sì ma sọ̀rọ̀ against wọn so bó wà ló sì wá mà mọ́ wọrí ọlọ́run ó gbé wa bọ̀ àti pé èyí tó fẹ́ mọ̀ gan òun mà ẹ́dàkùn pẹ̀lú pé èyàn tó fẹ́ gbọ́ nínú èyàn fẹ́ gbọ́ nínú yóò gba abọ́ mẹ́ta so kódà àwọn nǹkan mìí tẹ́yìn ò pé à mú fẹ́ gbọ́ àbí mú fẹ́ mọ́ ń parẹ̀ mú gbé abọ́ so ti ẹ ti gbọ́ ayé ìsìn táwọn yóò ti ẹ máa sẹ́ndì mẹ́sẹ̀jì oríṣiríṣi so èyàn wà fi gínà ánù èyàn nídìí kó mọ́ gbọ́ ní ara ọ̀ ara ọ̀ èyí eléyìn yóò padà máa takọ̀ àwọn olórin yàn wọ́n ni wà áhùnà amurun wọ́n súnà ìtẹ̀ sún jàgíjà gánà tẹ́lẹ̀ kìí ṣe ni tí ń rìn òru kìí ṣe Ànábì sallallahu alaihi wasallam àbí irú gbogbo àwọn àníbá ìrìn òru so tí ó bá ti sí hájà fún kọ́lá lọ́dọ̀ àwọn olùmọ̀mí makruh ni so gbogbo àwọn tí ó bá ti sí hajjá fún tí ó bá ti sí pé nǹkan báyìí tí ẹ̀ ń ṣe àbí nǹkan so ó súnà èyí so ń jà jà gan so kò tí ẹ̀ kò wọn ní bámi tí ó ti máa dánwà aláwọ̀ so ẹni tó bá ní tẹ́rìbíyà tó dá ọ ẹni tó sì fẹ́ gba tẹ́rìbíyà tó dá wọ́n ni wàhá húnna amurun wọ́n ni alámàrí kan bá mi في قطر من أقطار المسلمين بمح... من أقطار الإسلام بمحرم wọ́n ní olórí pàṣẹ ní agbègbè kan nínú agbè àwọn agbègbè Islam pẹ̀lú nǹkan tó jẹ́ ìwọ̀ wàdá ànáṣà ilé olórí wá pé àwọn èèyàn sí lánà máàhù mawkifá so mawkif méjì láàní pẹ̀lú olórí stance méjì láàní pẹ̀lú olórí so al-mawqif al-awwal aláwọ̀kọ́ annana la nuti'uhu la nuti'uhu a ní tẹ̀lé lórí al-mawqif ath-thani ẹlẹ́kejì allana la nushahiru bi akhta'ihi eléyìí point ni o point sẹ́yàn gbọ́dọ̀ pay attention sí ni al-mawqif ath-thani point ẹlẹ́kejì ní pé kíni la nushahiru bi akhta'ihi a wọ́n ni publicize mistake rẹ̀ pé à oh, èyí wá snap rẹ̀ facebook yánu bẹ́yẹ́ bí àwọn olórí bẹ́yẹ́ wọ́n pàṣẹ concert wọ́n ti wá gbé àwọn akọrin wá àwọn akọrin àgbáyé sàwọn tíṣẹ́ ìtọ́nù lò láti fi sí àwọn èèyàn lọ́nà káàkiri lágbàáyé ìpé eléyìí yóò wá eléyìí yóò wá eléyìí náà wá so tọ̀hún náà wá so wọ́n ní á ah, ọkà snapper ni bismillahir rahmanir rahim ìpẹ́ àà ìwọ ti rí nǹkan tó lórí ṣe o so ìwọ sì ní àwọn nǹkan kọ̀ọ̀kan lórí ẹ̀ ìpẹ́ ọwá kọ́kọ́ fàdúwà síwájú ó tún fàlàyé pé àwọn òtakò lórí o so wá bẹ̀rẹ̀ pẹ̀lú pé à gbogbo ilé ìjágbàjà ní pé ìjágbàjà ni kò wọlé nínú ẹ̀sìn ọlọ́run ọba ó takò so bóyá àwọn èèyàn gbọ́n mọ́kí níhùn tẹ́lẹ̀ àmọ́gbà tó ti ṣe tẹ̀ṣírò rẹ̀ ń so ọ̀nà pé òun ní tóun fẹ́ gbà mẹ́ òun fẹ́ òun rò pọ́n fẹ́ correct àti ṣe ni so ìkwá ní ọkàn wá sábẹ̀ rẹ̀ ni jazakumullahu khaira so in tàà sí ni ẹmọ wílá ti jọ iná ni oye so bọ̀ irú nke báyìí ìdí àlè sọ tí ò ní ṣe pé yẹn ṣe tẹ̀ṣírì kódà gẹn kódà àwọn tí wọ́n bá ti gbọ́ òfin Islam yìí tán ti gbọ́ ẹ̀sìn tó tẹ̀ nídi pé èyàn sọ fún ìyànjẹ́ kó tó mọ̀ wọ́n ní ìdíkan sọ fún ọ pé kọ́nsáàjì ò dáa kó tó mọ̀ pé kò dáa so irọ́ ẹni tán bá nídi bẹ́ẹ̀ láti sọ fún pé kò dáa kó tó mọ̀ pé kò dáa tọ́ wallahul musta'an so irú nǹkan báyẹn so yóò ní ṣe lónìí eh, nílé ìgbìmọ̀ asòfin àbí gbogbo àwọn Yorùbá tán máa ń pè so ìgbìmọ̀ asòfin àbí nǹkan ibi tán ti ń dájọ́ pẹ̀lú nǹkan tó yàtọ̀ sí nǹkan tọ́lọ́wọ́ bá sọ̀kalẹ̀ ní pé kìní báyìí ó gbá eré ìbáyìí sí eré iná kò ní gbogbo so gbogbo àwọn nǹkan máyìí gbá ní iye pé ní ah, àwọn olórí lélẹ́yìí eh, ìgbà kan ni wọ́n wàláhì kí ẹ máa sọ́ra fún íntánẹ̀tì fa íntánẹ̀tì lè kó bá yàbá ẹlòmí ò tí láwọn tẹ́rìbíyà yìí náà dì sí gbogbo àwọn tẹ́rìbíyà yìí pé èyàn máa ń dán tí yíò mọ̀ ṣe àti lójú ayé àti lójú íntánẹ̀tì ìgbàkan wọ́n ń ṣe pé olórí ìlú kan ní pọ́tò sára so ìgbàkan ló ń ṣe rẹ̀ pé ó tò sára so ẹni tó bá mọ ìṣẹ̀lẹ̀ yóò ti mọ̀ so báwọn yẹn sì bẹ̀rẹ̀ sí ṣe rẹ̀ kí ìgbà tí ó padà yá wọ́n ní àwọn rìpọ́tà tí wọ́n ṣe wọ́n ní wọ́n gbúrò wọn mọ́ wọ́n ní al-mawqifu thani wọ́n ní stance ẹlẹ́kejì tání sáwọn olórí annana la nushahir bi akhta'ihi ní pé a ní publicize àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ wala nuharridu an bẹ́ẹ̀ sì ni a ní instigate àwọn èèyàn against them so a ní mẹ́sọ pé yá ìwọ́nà wọ́n tán tó sí àwọn party àwọn Saudi prince parties pé àwọn party tán máa ń ṣe ni ó ìwọ́nà wọ́n sí báyìí Saudi àwọn footballer náà kó fún báyìí yẹ́ sì ń jà àwọn ọmọ Palestine ẹwọ́n báyìí kánàwọn Saudi fẹ́ ṣe dáa ní àwọn Mùsùlùmí Nigeria sí báyìí tán bá fẹ́ ní kọ̀ọ̀kan ní 1 million ṣe ẹlòmí ìròrí kásàgbà kágbà kágbà kágbà òun ló wà láàká ẹ̀ kò sí ìròrí pé à ah, kóhun ṣiṣẹ́ kọ́lọ̀ fún àlùbáríkà sí láyé o so ẹni tí ó tún gbà lọ́wọ́ rẹ̀ ni ó tún mọ́ òwò pé à ah, ó dá pé àwọn Saudi náà so kò wá ní wádúrú effort tí wọ́n àti pé irú ẹni bẹ́ẹ̀ ò mọ̀ pé kò sẹ́ni tó lè kán fún ọ ní gbogbo tó nídìí láyé yìí tọ́lọ̀wọ́n bá bá ló tòsí ó tòsí náà ni àìmí bẹ́ẹ̀ náà àwọn èèyàn tó ń rí tí wọ́n tẹ́kàn bò tó ń sọ ní ah nǹkan tó ní agbára ni o wàláhì lẹ́yìn ọdún kan ó sì tún padà sósì ni so kò sẹ́ni tó lè kó tó lè rọ̀zákọ́yà fọ́lọ́wọ́ bá so gbogbo hasadi náà ni hasadi hasati daula saudiya so wọ́n ní so ìyẹn publicize àti sí àwọn olórí àìsí àwọn olórí amílì láti kí àmọ́ ìyẹyẹ wọn ẹ wo bàbá ẹ wo bàbá ẹ wo mọ̀kọ́dìmà bàbá sẹ́wọ̀n kẹ́ so wọ́n ní wàtánmàtà mawqifun thalithun wọ́n ló ní stance ẹlẹ́kẹta tagbọ́dọ̀ ní sórórí o tó lórí bá pàṣẹ haram wa huwa munasahatuhu so náà ni kíyàn ma gba mara so yíò ma gba olórí ní mara ala wajhil mutaqaddim lọ́nà ta sọ síwájú fil mas'alati qabla hadhihi níbi mas'ala tó síwájú ilé pé ma ra'a min amirihi shay'in shay'un àbí shay'an so fala yubdihi pé a ti sọ a wa máa ṣe bí wà pé gbogbo meeting tí wọ́n ń ṣe gbogbo tó wọ́n òun wà ń bẹ̀ náà ni analysis òun tó analysis political analyst pọ̀ gan ní Nàìjíríà gan sáwọn political analyst ni pé a pé ẹ̀nà tí 90 kìníkà kìníkà ẹgbẹ́ òun lọ kìníkà ẹwà wọ́n tó gbogbo ẹ̀pọ̀ àwọn gúpù àwọn mú tíyàn bá wà ń bẹ ìtìrọrún tíyàn bá wà ń bẹ látara pé à èyàn lè kò sí fẹ̀sí lè sáfún tí a máa rí ibi tó wọ́n ti post ẹni kókàn ní àà ìpé ah this is this is intellectually written so ara ọ̀ so àbíkẹ́ ẹ̀mọ́ lálà sí àwọn olórí so gbogbo wọn sì sábà ti lálà sí olórí sá tó bá ti sún wọn táwọn olórí bá ti gbá wọn mú tọ́mọ́tù ti jù wọ́n lẹ̀ wọ́n sá lọ sí Amẹ́ríkà mú so wọ́n sálọ sí Amẹ́ríkà àbí kí a máa sálọ sí Britain àbí ń sálọ sí UK gbogbo orísìírísìí ibi wọ́n máa sálọ wọ́n ni wa huwa munasahatuhu ala wajhi al-mutaqaddim fi al-mas'alati qabla hadhi wọ́n ni wa nunabbihu hahuna wọ́n ni a àtàwọn ẹni síwájú súnnà khassatan ní ìdásàlẹ́sà la yardawna bi ma'siyatin wọn ò yọ wọn èyí yọnú sẹ́sẹ̀ o gbogbo tá ń sọ pé káwọn èèyàn mọ̀ tàn àṣẹ lórí kí kẹwọ́n mọ̀ lálàṣẹ olórí kẹwọ́n mọ̀ yẹ̀yẹ olórí sòkè ipò èèyàn fi ń yọnú sẹ́sẹ̀ pé ah, àṣà àwọn àfáà náà fẹ́ gbádùn kọ́nsáàtì bóyá náà fẹ́ lọ kí a wọ́n ma wọ́n ma ah, wá gbogbo gbogbo tẹ́ gbogbo ẹ̀sùn tẹ́ fi ń kẹsà ọ́dí gbogbo ẹ̀ lamẹ́ríkà kó sí àwọn tó wá ń ṣe times 50 rẹ̀ àmọ́ síbẹ̀síbẹ̀ ẹ̀yìn lẹ́mọ̀ gbọ́ nípa amẹ́ríkà pé ah èmi lọ yankí o yà òun lọ so yóò tún yìn wọ́n pé ah, ah ìlú náà dá púpọ̀ so wọ́n ni so àwọn olùmọ̀kí yọ́nú sí ó ẹ̀ṣẹ̀ kanet min hakimin yálà ó wá látọ̀dọ̀ orí ni au mahkum abẹni tí wọ́n darí wọn ò yọ́nú sẹ́sẹ̀ wọn ò yọ́nú sí pé ẹ eh, wẹ́kẹ́ máa ṣe kọ́nsáàtì kẹ́mà kí pé wọ́n yọ́nú sí ẹ tí wọ́n bá yọ́nú sí kẹ́rẹ́ tán wọ́n dákẹ́ àìwọ́ lórí so iṣẹ́ ríyà ó ti mọ́ wọn láàpẹ́ kò síṣẹ́ pé à ń ṣe nǹkan ní kọ̀rọ̀ àbá ń ṣe nǹkan pàmọ́ àbá ń ṣe nǹkan bó ti tọ́ àti bó sí yẹ ni pé wọ́n rò pé bó sì ṣe bá sọ̀rọ̀ tán ẹ̀ à ó kàn wá kọ́ ni was opportunity to meet the kinikan today and I explained some of these things to him kinikan kinikan so ìwọ lòun rò pé àwọn olórí àwọn olùmọ̀ wọ́n dákẹ́ àwọn tí wọ́n ṣàlàyé rẹ̀ fún àwọn tí ẹ̀ gbọ́yé ní pé nǹkan tó lórí ń ṣe yóò dáa yàtọ̀ sí yẹn gbogbo àdá yìí wọ́n máa ń dákọ̀ rẹ̀ níjòkó wọn wọ́n sì máa fi dé pé gbogbo ẹni tó bá ṣe èyàn ní èyàn ní bá wọn kópa ń bẹ̀ ṣùgbọ́n yí tó ń fẹ́ ni pé wọ́n wá dákẹ́ àwọn olùdákẹ́ lórí ẹ̀ṣẹ̀ náà àwọn náà rẹ̀ lẹ́sẹ̀ lọ́wọ́ ni ìwọ tí wọ́n ń dákẹ́ lórí Amẹ́ríkà tó ń gbádùn tó ń gbádùn nínú wọn bó ṣe ń lọ sí ìlò ń lọ sọ́hun ó tún kọ lẹ́tà sáwọn ó tún kọ ẹlákun àwọn èèyàn ya ọ̀tọ̀ ọlọ́run bàbá so in tí in tí o mú tẹ́tẹ́ mú bàbá mi ń bázi sí tẹ́ lálàsẹ́ bàbá mi ń bázi sí pé ah, àbá mi bázi ẹ̀bọ́ sí ká Amẹ́ríkà wọlé nù lára ọkọ́ o wíwíkú lẹ́rẹ̀kejì o tún wákàtún mẹ́ ti mẹ́lé lẹ́ẹ̀kẹta o so gbogbo àwọn amẹ́ríkà ò sì ní gbọ́ lásán wọ́n ni ó sáyìn gbogbo àwọn ọwọ́ ikú fúrù ẹyá mr kini ẹ̀tọ́wọ́bọ̀ lè náà eléyìí ẹ̀tọ́wọ́bọ̀ so ti yọ́nu ti yọ́nu yọ́ ma sáyìn rẹ̀ eh, ala barakatillah so ó di pé wọ́n gbé lọ sí amẹ́ríkà nù ẹ̀dàfẹ́ wọn kẹ so wọ́n ni ah, lakinnahum yaslukuna maslakal ṣùgbọ́n wọ́n ń tọ ojú ọ̀nà ẹ̀kọ́ ni àwọn olùmọ̀ ń tọ ojú ọ̀nà ẹ̀kọ́ ni kẹ́ẹ̀ẹ́ pé wọ́n ṣe kíni kẹ́ẹ̀ẹ́ pé wọ́n dákẹ́ wa tahbibu an-nasi ila ta'a wọ́n sì ń jẹ́ kó kí ó káwọn èèyàn wọ́n fi ìfẹ́ ìmá tẹ̀lé ìbàtún wò ti dọ́dọ̀ olórí ó súnmá kí n tó ń fẹ́ kọ yìí kó dọ́dọ̀ rẹ̀ kódà kò lè dọ́dọ̀ rẹ̀ láyéláyé so kò lè dọ́dọ̀ rẹ̀ ó kàn tánà rẹ̀ ni pé n tó ń fẹ́ kọ yìí ó súnmá kó dọ́dọ̀ rẹ̀ so òun ó so n tó ń fi kọ́ ni tó bá ti lè dọ́dọ̀ lórí bas ó ti tán mọ́wù rẹ̀ dàmú ara rẹ̀ kò nídi wọ́n ni eh, wàtẹ̀mfírihim wọ́n tó bá yí pé àwọn pubs wọ́n ní wàbúyútù ríbà wọ́n ní àti àwọn alẹ́ ríbá wọ́n ní a sarihun wọ́n ní àwọn alẹ́ ríbá tó clear tó pure pé pure ríbá lélẹ̀ laysa fihi khalid kò sí nǹkankan tó rò papọ̀ mọ́ wọ́n ní wa buyuti di àárọ̀ àtàwọn ilé ìsìná so àwọn ilé ìsìná wọ́n ní ajallakumullahu wa mala'ikatuhu fa innahum la yá pé yóò kàn dórí mímbàrí ni tó bá ti ṣe kútbà ta ó tẹ̀lé kọ́kọ́ bẹ̀rẹ̀ kún ga láti sọ̀rọ̀ kan kàbóhun sí ń bọ́ wáyìí bóhun sí ń bọ́ wá sí kútbà lónìí àṣẹ́wọ́n mẹ́ta na ń pàdé lọ́nà tàfínà olùkúlọ̀ lóhun òun tún pàdé ilé ọtí kí ni rírí dáa àwọn olórí dáa ẹ Ọlọ́run so ó bẹ̀rẹ̀ sí ó ṣe gígí ó bẹ̀rẹ̀ sí sọ máwọn ó bẹ̀rẹ̀ sí lára sí wọn pé a ah, ẹwọ ara àwọn olùmẹ́ ìṣẹ́ báyìí tó àwọn tán sẹ́lọ́n mọ̀ àwọn sẹ́lọ́n kọ́rọ̀ gbogbo ẹmọ̀ wẹ́lómí gbogbo kúpà tó lóhun ṣe ìhun náà àwọn tí wọ́n ń jókòó síwájú àwọn náà ń fíṣìtì àwọn iléwọ̀n yóò wá máa gbé responsibility àti guilty pé àwọn náà ń ṣẹ̀ṣẹ̀ yẹn yóò wá máa gbé kúrò lọ́kàn yóò máa fi sọ́kàn àwọn olórí kódà ẹlòmíì tún lè máa bà rọ́rọ́ ìṣẹ́ àwọn olùtẹ̀lé pé ẹwọ́ bóòlù àwọn ọmọ wa bóòlù àwọn kan yóò ṣe ní tàwọn so ẹmọ ẹlòmíì ìgẹ́ tí ìrùn gẹ́bẹ̀ ò sí bẹ́ẹ̀ bí ń wá so gbogbo ẹ̀ olórí náà ni so wọ́n ni wọ́n ní ṣe kí ni wọ́n ní ma publicize nǹkan báyọ̀ yóò ọmọ sunkún ẹwọ́ ẹwọ́ okùnrin kẹkìnìkan ráìsì ráìsì dìkíní ìpé àwọn akọ́ klọ́bù tuntun ìkútùbà táwọn fẹ́ ṣe lónìí klọ́bù tán sí lábújá láwọn fẹ́ sọ ẹlẹ́kùn tó rọ lọ́n èyàn ń fún klọ́bù ní ìkútùbà Allahul musta'an ibi tá lùgbà nínú wọ́n ní fa inna hadha mina ta'yir ilé nínú bẹ̀lú àtẹ́lù ní ò lámìnà nasiha laysa minan nasihati fi shay wọ́n ní walakin yanhauna ibadallah an hadhihi al-ma'asi ṣùgbọ́n wọ́n mọ̀ kó àwọn ẹ̀ṣẹ̀ ifá àwọn ẹrú ọlọ́run pẹ́tọ́ so bẹ́ẹ̀ bí ní sí àwọn olórí àwọn sí pọ́bọ̀ àbí so bẹ́ẹ̀ wọ́n sí ilé ọtí tuntun the largest ilé ọtí lágbàáyé so káwọn yẹn lè máa wá mú sí para wọn so òun kàn wá ìgbà tó wọn ó bọ́ síbẹ̀ wá ní à ah, ọtí ò dáa ìmọ̀ péjọpọ̀ láti mú tí ò dáa gbogbo nǹkan máa òun kàn sọ kò sọ̀rọ̀ sáwọn olórí kò sọ kọ́kọ́ kò sọ tó jọmọ́ báyìí ó kàn sọ báwọn èèyàn ni ó tún sàdúrà fáwọn olórí ìdáyà gbogbo tó jọmọ́ báyìí eléyìn kò sí tó sí o so kò sí tó sí o so àmẹ́ ó wá gbé newspaper jáde lórí mímbàrí pé wo fi kíní kan ó tún dákọ̀ bí tí ilé ọtí wà ó tún dákọ̀ ọgbà tí wọ́n ṣe ó tún dákọ̀ constitution wal an arod ẹwùn kẹwàá pé a ìsinmá ìrọ́dù wáyá àwọ́làn tó yá mọ̀ ká ẹgbẹ́ alákọ̀ọ́kọ́ ẹwọ àwọn olórí yìí bá sí ń tí wá sára mọ̀ so alámù tó ń sí ń dánwò ní kọ̀rọ̀ tó lórí kankan ògbé mẹ́rin lórí so ó ní agbára gan wọ́n ni walakin yanhauna wọ́n ni wa yazkuruna al-adilla wọ́n ma dákọ̀ àwọn ẹ̀rí allati idha sami'aha al-muslim àwọn ẹ̀rí tó pé muslim bá ti gbọ́ al al-munsif so ẹni tó jẹ́ onílàákàí tó jẹ́ onídédé al-aqilu al-munsif ẹni tó jẹ́ onílàákàí onídédé wọ́n ni qabilaha wọ́n ni yóò gbà wọlé wọ́n ni wa aqla'a amma huwa fi yóò wọ́kò níbi nǹkan ibi nǹkan tó wà ń bẹ̀ so gbólóhùn al-aqilu al-munsif ni wọ́n ti lò tẹ́lẹ̀ náà níbi wọ́n ti lò tẹ́lẹ̀ nígbà tán ti ṣàlàyé àwọn nǹkan tó jọ mọ́rọ̀ olórí yìí náà wọ́n ni so onílàákàyọ̀ ní déédéé ní ó mọ̀ rírun kàbáyọ̀ wọ́n ni wà áklà àmà huwa fi wọ́n ni wà idha lam yuqli tí yóò sì máa rán wọn létí lọ yóò máa rán wọn létí lọ pé ọlọ́wọ́ bó tán wọn sọ́nà àwọn olórí ẹsẹ̀ kẹkẹ wà yàfin táwọn èèyàn bá fẹ́ so ìdí tí a ti yẹn fi wà òun ni pé àwọn èèyàn fẹ́ bẹ́ẹ̀ ni so gbogbo àwọn ìkwánù sí àná sì ti ra burú káwọn èèyàn máa wọ́n ní ìta ní kapa lẹ́rẹ́ fadlan an an yastu ala hadhihi al-mahallat wọ́n ní èyàn gbọ́dọ̀ máa sí tẹ̀ṣírí rẹ̀ gan kátẹ̀ tó wá sọ pé kí èyàn wá lọ wá àwọn àyè yìí kí èyàn lọ jálù pẹ́tọ̀ tàbá ti parí ẹkọ́ tó bá ń sin wọn kálukú lọ mú gbóngbó rẹ̀ so nílé rẹ̀ a ń lọ bí àwọn ilé ọtí inú so àwọn fẹ́ lọ fi ẹ̀sìn Ọlọ́run bá nílẹ̀ so wọ́n kíyàrin ọya ọya ilé ọtí tánṣẹ̀kọ́ ilé aṣẹ́ tánṣẹ̀kọ́ ọ̀hún ọya gbogbo yẹ kú gbogbo ẹni tó láàkí tó bá láàkí kó mú dání ẹni tó ní ìbà kó mú dání ẹni tó ní gbogbo ẹ̀ kó mú dání tó àwọn lè wo sọ́hárà ọ̀ wọ́n ní fayọ hatimu ha wọ́n ní wọ́n wá wo wọ́n ní wà yusrifu ha wọ́n sì bàájẹ́ aw yọ hariku ha bí kọ́ sunna àbí kan lọ súnnà pé ara lẹ́yìn kútùbà àwọn ọ̀dọ́ mẹ́ta kan wá bá mi so nípẹ́ kan wá bọ́ ohun pé ẹnìkan ti donate gbogbo tí wọ́n lò eléyìí jihad sójú ọ̀nà ṣètọ́nù ni tó láburú tí ó padà kẹwọn tó lórí bá lọ mọ̀ ẹ̀dàkùn kálọ lórí iná 2 billion sí ẹ̀rọ pé yóò fi ilẹ̀ yóò kà fílẹ̀ yóò mọ̀ wọ́n pé ah, ara àwọn èèyàn wọn ni so bóyá wọn kó wọn àwọn ọmọ àwọn ọ̀rọ̀mọdọ́mọ wọ́n ti wọ́n mẹ́wọ̀n bóyá wọ́n jọ oríṣiríṣi nínú àwọn tó ti ṣẹlẹ̀ nínú àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ so but lásìkò yẹn wọ́n àwọn àwọn ọ̀dọ́ wọ́n tàn wọ́n ẹ̀yẹ lọ sún àbí kó mọ́ sún bẹ̀ pé irú ilé báhùn ó yẹ kéèyàn sún nẹ́ni lórí mímọ̀ ìnáà ti sọ bí kọ̀dọ̀ ṣe ń sọ pé ẹni bá báwọn rí kọ̀dáfì tó bá lè báwọn pa kọ̀dọ̀ wí sọ bẹ́ẹ̀ o bó bá kan lóhun títì tó bá kan lóhun títì gbẹ̀mí ẹ̀ ni o sẹ́wọ̀n kan wọ́n ní laysa Ànábì sallallahu alaihi wasallam wà ní Mẹ́kà ibi tí Káàbà wà nígbàtí Ànábì sallallahu alaihi wasallam wà Mẹ́kà ọlọ́wọ̀ bọ̀ sí tọ́ Ànábì ma kíṣẹ́ wà Mẹ́kà yọ́yá take over uh, Káàbà káwọn yẹmọ́ sí hajji sànábì sallallahu alaihi wasallam fi ìlú lẹ́ Ànábì sẹ̀ tún wá padà wá Mẹ́kà yẹn láti wá sí hajji ẹlẹ́kùn ohun kawai àmẹ́rùn orí ẹrù mí rò gbóhun jù Ànábì lọ wípé ha ìlú òun àgbàfà tóhun sì jẹ́ wọ́n ma dẹ́nu kẹba yíwò lábẹ́ òun yàrá o lójú ayé tó ń kọ́ òótọ́ sì ni lójú ayé rẹ̀ kan tó tọ́ so wọ́n ni innama lahumul wa'dhu bil hikma èyàn kà máa ṣe wáàsí fún wọn pẹ̀lú ọgbọ́n bọ̀ hikma kan ni pé kí èyàn máa tàwọn èyàn so kí èyàn máa tàwọn èyàn kí èyàn máa fi wọ́n lórí lórí tí wọ́n wà tẹ́lù mi wá fẹ́ sọ̀rọ̀ tó wá fẹ́ sọ hikma yóò àsìbáyì hikma ṣẹ́wọ̀n kan so ara o so hikma ni pé kí yàn sí kí ni wad'u shay fi mahallihi so lọ́dọ̀ àwọn olórí sí rẹ̀ lọ́dọ̀ àwọn olórí kí yàn gbé nǹkan sáyé rẹ̀ ẹ máa wò gbogbo àwọn èèyàn tó máa ń kígbe hikma hikma hikma tó bá ti dọ̀dọ̀ àwọn olórí bá hikma máa ń fò jáde kó lórí window ẹ pé àwọn èèyàn pẹ̀lú hikma ni àwọn tó bá ti wá dọ̀dọ̀ àwọn olórí ẹ bẹ̀rù so yí tó wà ń bẹ̀nu wọ́n ni wal maw'izati al hasana àti wáàsí tó wọ́n ní kama amara Allahu nabiyyahu gẹ́bọ́n ọba ṣe pa annabi rẹ̀ láṣẹ wal ummata atalumma a'ni al-muslihin àwọn olùsídáadá wa ghayruhum àtàwọn tó yàtọ̀ sí wọn taba'un lahum tí wọ́n mọ̀ tẹ̀lé wọn fi hadha níbi eléyìí ọlọ́bá ni ila sabili rabbika bil hikma wal maw'izati hasana so àwọn yóò sì padà rí èso sunna wal jama'a wa sayarawun so wọ́n padà rí èso dáwà sunna wal jama'a wọ́n ti ń rí láwọn olùmí so wọ́n sì ti ń rí láwọn olómi tán ti ń rí so kò wá síbi tí dáwà ahlu sunna wal jama'a tó ti ń rílẹ̀ so àwọn olórí wọ́n nífẹ̀ẹ́ wọn ni so wọ́n mọ̀ bá wọn ṣe so wọ́n bára ara wọn wọ́n sì máa gbà mara wọn so wọ́n ni wajadilhum billati hiya ahsan ìtumọ̀ ni pé Sheikh Ubaydi ní ẹ dákọ àwọn ẹ̀rí allati tufhimu man kana indahu lajaj ẹni tó bá ṣe pé ó ní àwọn ìgúnrí wa inad àti agidi so wa ladad fil khusuma àti ẹni tí ma ń lè níbi ìjìyàn so ẹ ẹ̀rí fún wọ́n ní wa nunabbihu hahuna wọ́n ní Sheikh Ubaydi ni a wà pàkíyèsí níbi báyò ila anna al-imarata allati laha hadhihi al-ahkam wọ́n ní olórí tí ó ma ní àwọn ìdájọ́ yìí àwọn olórí tí ó ma ní àwọn ìdájọ́ báyìí àwọn ìjẹ́ olórí àbí àyè olórí tí ó ma ní àwọn ìdájọ́ pé ẹ̀rí ma tako wọn ẹ̀ní ma gbógun ti wọn ẹ̀ní ma yẹ̀yẹ́ wọn so oríṣiríṣi nǹkan tí jẹ́ tí internet jẹ́ káwọn èèyàn kó sí mímù ni ẹwọ mímù olórí tàbí cartoon wọ́n wà yẹ̀yẹ olórí síbẹ̀ so látàyè tipẹ́tipẹ́ àwọn cartoon newspaper wọ́n yẹ̀yẹ olórí wọ́n dọ orí olórí kó sí gbangba so oríṣiríṣi wọ́n ká ẹ̀dàkùn ẹni tó wà nípò olórí lè mọ́mù ọ̀rọ̀ tí wọ́n ní lè sọ sí lè mọ́mù wọ́n sì lè sọ sí rẹ̀ níbàyìn sọ̀rọ̀ tí wọ́n ní lè sọ sí lè mọ́mù wọ́n sì lè sọ sí rẹ̀ níbàyìn kò sí nílé ṣe kankan yóò kàn mọ́ wò báyìí náà kódà kí wọ́n sọ sí nífẹ̀ẹ́ rẹ̀ so ṣe kò bèèrè wá fẹ́ sàlàyé pé àwọn òwò ní ọmọ tọ́ sínú nǹkan báyìí àwọn àyèwò àwọn àyè ìpàṣẹ ìwò ní ọmọ tọ́ sínú nǹkan báyìí so insha Allah ta'ala ibi bàí láti tó sọ́nbẹ̀lọ́wọ́ títí báyìí ẹ má rìn lórí ẹ̀ pé àwọn bíríjì kan àwọn bíríjì kan wà lẹ́kọ̀ọ́ báwọn ó sọ fáwọn èèyàn pé ọyá àwọn bíríjì yìí ẹnìkẹ́kùn bọ́dọ̀ má rìn lórí ẹ̀ ẹbà láwọn èèyàn wọ́n bá pọ́ngun so gbogbo pé wọn náà ìwọ náà ń gbà àwọn olórí lẹ́tọ̀ wọn tọmọ́rò pé wọn nìkan ló gbà ẹwà aláìgbogbo ẹlágbà ládìkì á mà so ara ọ gbogbo tí wọn náà fi ń dùn àwọn olórí nínú ẹ̀tọ́ wọn àwọn náà ó gbà ti wọn o so ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala yìí sọ bá mọ̀ sí wallahu alam wa sallallahu wa sallam wa baraka ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk